إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله arúgbó fún ọlọ́wọ́ subhanahu wa ta'ala lórí àwọn ìdẹ̀ra rẹ̀ iná ńlá lórí wa tí ó jẹ́ kọ́tún ọ̀rùn fún wa láti kójọpọ̀ ní ọ̀rọ̀lẹ́ láti pé káàrá ti ọ̀rọ̀ ọlọ́wọ́ba ká sàlàyé ẹ̀sìn ọlọ́wọ́ba fúnra wa ká sì so bí tí a dé ní ìjẹjọ́ òun ni ibi tí Sheikh Salih Al Fawzan tó ti sàlàyé àwọn usulu ridda fún wa so wọ́n wá ní wan nasu fi hadhihi an-nawaqid wọ́n ni ẹ̀rá wọn yà nípa àwọn nawaqid yóò thalathatu aqsam yana mẹ́ta na pín sí wa wasat wọ́n ni ah, extreme ends méjèèjì so igun méjèèjì àti àárín so wọ́n ni at-taraful awwal wọ́n ni igun alákọ̀ọ́kọ́ alladhina yughaluna fi takfir àwọn tí wọ́n kọjá àlà níbi ma kàfàrà àwọn èèyàn wọ́n ni wal hukmi ala an-nasi bil kufri àti ìmá dájọ́ lórí àwọn èèyàn nípa pé wọ́n jẹ́ kéfèrí ẹ̀rí pé kódà nínú àwọn tí wọ́n mọ̀ pé takfiri ní láwùjọ wáyé lára àwọn tí àtàwọn náà ma rán kẹmọ́ òun náà ni na wákìlù islam dáadáa sọkọ́dá asìlú ẹlẹ́kẹjì pé àbí asìlú ẹlẹ́kẹta pé man lam yukaffiril mushriki so wọ́n ma ń rí ma nínú àwọn takfiri so wọ́n ni alladhina yughaluna fi takfir àwọn tó ń kọjá lambi ma pẹ àwọn èèyàn ní kèfèrí ala nasi bil kufri àti ìmá sì dádọ́rẹ́ àwọn èèyàn pé kèfèrí náà wa yukaffiruna nas wọ́n sì ń kàfàrà àwọn èèyàn min ghayri rawiyya ìdúró láìsí ìfanidúró àwòfíkì àbí àgbọ́yé àwòmáàrífà àbí ìdánkẹmà wà hádá mabda ulkhawarij eré ìpìlẹ̀ àwọn khawarij ne alladhina kharaju fi ahdi nabiyyi sallallahu alaihi wasallam àwọn tí wọ́n jáde lé annabi sallallahu alaihi wasallam lórí fi ahdi al-khulafa ir àti ní ìgbà àwọn khulafa ir

bẹ́ẹ̀ sì ni wọ́n ṣe lẹ́tọ̀ ẹ̀jẹ̀ rẹ̀ so fal khawarij indahum thalathatu mabadi wọ́n ní àwọn khawarij lọ́dọ̀ àwọn ìpìlẹ̀ mẹ́ta wà al mabda'u al awwal ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé takfirun nasi bi dhunub bi dhunubi al wọ́n ní ìpè àwọn èèyàn ní a kèfèrí pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ àwọn wọ́n ní allati duna shirk àwọn ẹ̀ṣẹ̀ tó sì pé wọn ò tó ẹbọ wọ́n ní tekfiru nas ìpìlẹ̀ àwọn ní àwọn khawarij wọ́n ma ń pè àwọn èèyàn ní so ẹ̀ṣẹ̀ náà ma fi ń pè àwọn èèyàn ní so ẹ̀ṣẹ̀ wọ́n wà bí kan wọ́kẹ̀ ẹ̀ṣẹ̀ sí tí ó fi lọ́mọ kúfúrò tí wọ́n fi rẹ̀ nìyẹn pè ní kèfèrí ẹ̀ṣẹ̀ ní kíní ẹni pìlẹ̀ o bọ̀ wọ́n wà kankan lọ́mọ wọ́n ni òun náà yọnú sí ká máa lùdájọ́ mi tó yàtọ̀ sí nǹkan tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ ni ẹ̀rí pé àpẹẹrẹ bó yọnú sí nǹkan tó yàtọ̀ sí nǹkan tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ ni ó yọnú sí torí tí ò bá yọnú sí bó ni ó ṣe máa fún àwọn èèyàn lówó rìbá ó so wọ́n a kèfèrí ní gbogbo wọn so àbí gbogbo ra àwọn ẹ̀ṣẹ̀ pátápátá wọ́n sà wá ọ̀nà tí ìpé àwọn èèyàn ní kèfèrí pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ al-kaba'iri so kí ni ipò kaba'iri mẹ́un Abu Sufyan kí ni ipò rẹ̀ nínú i'rab mẹ́un wani bí dhunub al-kaba'ir ẹ̀ṣọ́ ìrònà àfihàn náà ìrùn náà sí yẹ Abu kí ni alkaba'ir kí ni bọ́ alkaba'ir níbi arab níbi rẹ̀ eh, Abu ẹ́ náà ẹ̀ ṣọ́ pé náà ṣe badal kí lè ṣe badal kí ni wọ́n sọ̀rọ̀ pa zonó kí ni wọ́n pa kaba'ir badal náà ni badalul kullu min al-kulli náà atful bayan ẹkàn tó lè pè ní atful bayan bẹ́ẹ̀ni so atful bayan lẹ́tún lè pè so wọ́n ni takfirun nasi bi dhunub wọ́n ni kí ẹ̀mọ́ pé àwọn èèyàn ní kèfèrí pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ wó wá ní al-kaba'iri àwọn ẹ̀ṣẹ̀ gbáǹkọ́gbì allati duna shirk tó yàtọ̀ sí ẹbọ wọ́n ni al-mabda'u wọ́n ni ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì lọ́dọ̀ àwọn khawarij wọ́n ni alkhuruju ala wulati umuri muslimin ìmá jáde lé àwọn lórí musulmi lórí lórí wọ́n ni wà ṣakku asọ tọ́à àti ìmá já àti ìmá fọ́ ìmá fọ́ ìmá tẹ̀lé olórí ìmá fọ́ wẹ́lẹ̀wẹ́lẹ̀ so ìmá jáde lé àwọn olórí musulmi ìmá jáde lé wọn lórí àti ìmá tẹ̀lé wọn so ilé iná tún jẹ́ náà ìkan àwọn mabda'u khawarij so ìgbàmí èyàn lè rí gbogbo ẹ̀ kó pé èyàn sì lè má rí gbogbo ẹ̀ kó pé ìgbàmí ẹ̀kẹ́ rí pé wọ́n ṣe tekfiri nìkan wọ́n ṣe khuruj so but gẹ́bà àwọn afáàsí ma ń sọ pé kò sí gbogbo khawarij tó bá dọ́gbọ́n dọ́gbọ́n dọ́gbọ́n títí nínú lázim àwọn khawarij náà ni pé wọ́n so wọ́n ní al-khuruj ala wulati umuri al-muslimin torí èyí ó padà rí àwọn ìjọ kan wà wípé tekfiri èyàn lè mọ́ rí àwọn pẹ̀lú pé wọ́n ní àwọn kan tó jọ mọ́ khuruj eh, kan lọ títí bọ̀ ìpé àwọn èèyàn kèfèrí tí wọ́n gá tún lè ní agbára gan so wọ́n ni al-mabda al-thalith ẹwọ́rú àwọn tó ń pè àwọn òsùnmí ní kèfèrí nítorí bídá àbáwọn nǹkan tán padà wọ́ sábẹ́ bídá báwọn kọwàrí jẹ́ mọ́sẹ̀ nìyẹn débi pé kò sí ẹni tí ò bá tó bá ti sí lára àwọn kọwàrí kò sí ó jẹ́ kèfèrí báwọn kọwàrí jẹ́ burú tó nìyẹn tó bá ti sí lára àwọn kọwàrí kò sí ó jẹ́ kèfèrí torí táwọn kọwàríjì ní mọ́ ṣe ni pé wọ́n wọ́ọ̀kì ẹ̀ṣẹ̀ ní pé ẹ̀ṣẹ̀ kúfùrù ni yàtọ̀ sí pé wọ́n wọ́ọ̀kì ní pé wọ́n máa pe àwọn ẹ̀ṣẹ̀ ní kúfùrù wọ́n máa fi kàfàrà àwọn yẹn yàtọ̀ síbẹ̀ wọ́n tún wọ́n máa wọ́ọ̀kì àwọn ẹ̀ṣẹ̀ yẹn ní kúfùrù ẹ máa tún wọ́wọ́ ẹwọ àwọn tó ń pe àwọn bídá náà ní pé gbogbo bídá kúfùrù ni ẹ̀rí báwọn so ní tó fi pé ìwọ tó ò bá sí pẹ̀lú àwọn kọwàrí àti jẹ́ mùsùlùmí rẹ̀ le gan so ẹlòmí ma ń wò pé akílítà ah, ma ń pa àwọn èèyàn àwọn èèyàn àwọn mùsùlùmí náà tó ma ń pa lórí lórí tv pé kí àkọ ah, ohun ọgbọ́dọ̀ mọ́ pa wọn so wọ́n yí ṣe mùsùlùmí lọ́dọ̀ tí wọn wọ́n ṣe mùsùlùmí lọ́dọ̀ tí wọn so sẹ́ni tí ń jẹ tí ń wa mọ́tò ìbò tí ń ṣe oríṣiríṣi nǹkan láìsí dọ̀rúrọ̀ tí ń gbélé ìbò tí ń ṣe gbogbo orú àwọn kan báwọn ó yọ́nú sí ìgbésí ayé àwọn kèfèrí ní wọ́n sà wọ́n wà nǹkan lọ́mọ lẹ́sẹ̀ ẹ bá tún lọ wọ ṣẹ́ẹ̀tì gẹ lásán ọya ẹ̀hà mọ́ ẹwọ́ sínú kìíní owó ṣẹ́ẹ̀tì owó ní ó yọ́nú sí ni tí ó bá yọ́nú sí kílé tí ó fi wọ aṣọ wọn ẹni bá sì ti yọ́nú sí ẹwọ̀n bí wọ́n ṣe tó 2 plus 2 nù ẹni bá ti so òun náà ṣe kíni òun náà ti so wọ́n ní alkhuruju ala wulati umuri muslimin ima jáde láwọn lórí lórí so eléyìí ni wọ́n ń pè àwọn èèyàn sí láyé lónìí so eléyìí ni wọ́n ń pè àwọn èèyàn sí so bá ṣe jáde lé àwọn lórí lórí yálà kan jáde lé wọn lórí pẹ̀lú kan tako wọn gangan ni àbí kan jáde lé wọn lórí pẹ̀lú pé wọ́n fẹ́ débẹ̀ sódà wọn lè lè da gbogbo nǹkan rú èyí ah, gba pvc wallahi ọjọ́ wájú ní pààyàn lẹ́kún o orí so tẹ́lù mí ò ké pè mọ́lẹ̀ pé pé kì ní ní fẹ́mọ́ kò bọ́ ọjọ́ wájú wa so gbogbo àwọn náà dànà dábáì so wọ́n ni al-khuruju ala wulati umuri al-muslimin kásà jáde láwọn lórí lórí wọ́n ni wa shaqqu asọ tọ́à àti ká fọ́ ìtẹ̀lé àwọn olórí ìmọ̀ gbọ́rọ̀ gbọ́rọ̀ sí wọn lẹ́nu so eléyìí nínú sí àwọn khawarij ni wọ́n ní ẹlẹ́kẹta istihlalu dima'il muslimin ìmá sẹlẹ́tọ̀ ìtẹ̀jẹ̀ àwọn musulmi sílẹ̀ eléyìí nínú àwọn nǹkan táwọn khawarij máa ń ṣe ni ìmá sẹlẹ́tọ̀ ìta ẹ̀jẹ̀ àwọn musulmi sílẹ̀ so ilé àwọn khawarij máa ń ṣe so ní tẹ́fì rí àwọn tán sọ pé gbogbo bídá kúfùrù náà ni wọ́n ní ah, nígbà tó ti wá di kèfèrí rí dànù ṣe ṣe kí wọ́n ní ìdájọ́ rẹ̀ wọ́n ní ah, àwọn náà ma ń sọ pé tó lórí ìṣẹ̀rí àbá ń bẹ ni ó yẹ kí wọ́n gbẹ̀mí ẹni so yẹ kí wọ́n kán pa irú ẹni bẹ́ẹ̀ náà ni so wọ́n ti ṣe ẹ̀jẹ̀ rẹ̀ lẹ́tọ̀ wọ́n ti ṣe ní ẹ̀tọ́ alaikum salam wọ́n ti ṣe lẹ́tọ̀ pé wọ́n tó sì pé lérèfé àwọn ìgbàwáyé ó ń dá lórí pé lórí ìjẹ́kẹfẹ̀rí àwọn ala shirk àbí ẹbọ wọ́n ní akhadhuha ala zahiriha wọ́n gbá mú lórí bó ṣe wá wọ́n ní duna an yajma'u bainaha wọ́n ní wọn ò kójọpọ̀ láàrin rẹ̀ wà bayna an-nusus al-ukhra àtàwọn ẹgbàwámìnà allati tufassiruha tí ó sàlàyé rẹ̀ وتوضحها تيوسي نار وني فإن الكفر ينقسم إلى قسمين وني تربي كفر إكمجي لقنسي وني كفر أكبر كفر أكبر وكفر أصغر أتي كفر أصغر كفر أكبر وني كفر لنلا كفر أصغر وني كفر كن كفر ككري ẹ̀rí pé taqsimu ilá àwọn olùmọ̀ náà fi rí àwọn khawarij hasikọ́nà tẹ̀kọ̀ sí mú bídá àná lè yóò fi rí àwọn tẹ́fẹ́ fi bídá àkàfàrà àwọn èèyàn yìí lè yóò fi rí wọn há sí kọ́nà so ní tó fi sí pé in tó kọ́kọ́ jí aburú fún wọn náà ní pé kọ́kọ́ sí kíni kọ́kọ́ gbé tẹ́kọ̀ sí ìmì yíkò so lára àwọn nǹkan tí wọ́n jẹ́ ìbálẹ́jọ́ fún wọn ni pé tí yàmbá ti ń bí wọn pé so ẹni bídá òpin ṣe kúfùrù náà ṣe kúfùrù náà òpin ni ṣe gbogbo so bóun sì á sàpótán bá ní kú bídá òpin bídá àgán ju kúfùrù lọ́nà àbídá àti òpin rárá ó ju so bọ̀ gan tó lágbára gan òun gan ṣe kí òun gan pín so wọ́n pa àwọn sọ pé kò o wọ́n padà ha pé no kí wá ní wà so kí wá ní wà jẹ́ so Oya má pẹ̀rẹ̀ bídá tó jẹ́ asgarwa àwọn wà pẹ̀rẹ̀ tó mú wa ẹlùmínà tí ó sì dákàmà ẹ̀ẹ́nà òun orí òun sẹ̀ lọ jídà òun bí sí jídà jídà oye so a so a kílò kọ́ rẹ̀ àwọn bídá àwọn ti ṣe pé kíni of course àwọn bídá asgar ni wọn so kódà nínú àwọn àti ẹ̀kọ́ tó ṣe pé àwọn olùmọ̀ wọn ò pẹ àwọn èèyàn ní kéfèé so nínú rẹ̀ ní ìrìjá so nínú rẹ̀ ní nínú rẹ̀ ní irja so tó sì pé kí ni kó sì pé wọn ò fi pé àwọn èèyàn ní kèfèrí so àti bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí kó sì pé kódà àwọn èyí tó ní ṣe pẹ̀lú sẹ́ẹ̀lì tí irja yìí gẹ̀rẹ̀ tó tún wá ní ṣe pẹ̀lú àdìsọ́kàn gan tó wà ní tí wọ́n sì yóò sì gbá àwọn nùsùsù àwọn sálàfù yìí tó ti bó wá nípa pé Eh, kìníkan bídáà la yaqbalu Allahu minhu ọlọ́wọ̀n bò ní gbáṣẹ́ kankan lọ́wọ́ rẹ̀ so Sheikhul Islam wọ́n ṣàlàyé wọn fọ́ sí wẹ́wẹ́ dáadáa nípa ìran báwọn sálàfù ṣe máa ń sọ oríṣiríṣi àwọn àbídá kódà Imam Ahmad gẹ pé wọn kàfà àwọn Murji'a wọ́n ila qismayn wọ́n ni ẹbọwárì òun náà ó pín akbar wọ́n ni ẹbọ láńlá wa shirkun asghar àti وني الشرك الأكبر والكفر الأكبر وني الشري شرك لنلاو أتي كفر لنلاو يخرجان من الدين كني أطلعنا الشرك الأكبر أتي كفر أكبر أبو أبو محمد كني أطلعنا الشرك أكبر أتي كفر أكبر ما الفرق Mm-hmm. لا بس أبو ربيع هنا تلاني الشرك الأكبر أتي الكفر الأكبر الشرك الأكبر نعم أوكي آه. أتي الشرك الأكبر أتي الكفر الأكبر méjèèjì náà ló gbéyàn kó nù islam so méjèèjì náà ló gbéyàn kó nù islam so kí wá ní yàtọ̀ abu umar kí yàtọ̀ láàrin ashirkul akbar àti alkufrul akbar um, uh, uh, okay but there's some kufru that are not encompass shirk inside Naam, give us example. Barakallahu fikum. Some uh, kufru that doesn't entail shirk. Naam. for for shirk itself. Oh, or, or shirk does not entail kufr Is that that's what you said, right? Some some shirk. shirk uh, please, eh? no, no. A shirk is more encompassing, encompassing than kufr. Okay, okay. Give us an example of shirk that. Okay, give us an example of which one which one are we going to ask you to give us an example of now okay give us an example of kufru that does not fall on that that is not shirk or shirk that is not kufru give us an example of shirk that is not kufru oh, yes so you know you know shirk encompasses kufru so kufru is more specific right according to what you are explaining now. no, that is not explanation okay okay may all, all the kufr under shirk. Like shirk has more wings than shirk. Shirk, kufr is under shirk. Kufuru. It's inside, it's inside shirk. Ah. Abu, don't, con don't confuse us. Okay. Okay, is that what you are saying? Every shirk is kufru, but not all kufru is shirk. But if that is the case, you won't say shirk is more encompassing you say kufru is more encompassing. So that is what you say. Yes, you got it. If that is what you are saying, you got it. So, yes, ashirkul akbar, ashirkul akbar, like we have explained the difference between àti eh, ṣàlàyé tẹ́lẹ̀ àwọn ìyàtọ̀ tó wà láàrin shirk ati kufru. Oye, so ati ti sọ fún wa pé shirk. So, ni pé òun ní ṣe pẹ̀lú àwọn iṣẹ́ tó jẹ́ ẹbọ. Àwọn iṣẹ́ tó ṣe kí tó jẹ́ ẹbọ ọ̀nà ń pè ní kíni ọ̀nà ń pè ní shirk gbogbo iṣẹ́ tó bá ti jẹ́ ẹbọ so tó bá ti túmọ̀ pé èyàn mú orogún papọ̀ mọ́ Ọlọ́run Ọba alaikum assalam wa rahmatullahi wa barakatuh so ọ̀nà ń pè ní kíni ọ̀nà ń pè ní shirk gbogbo iṣẹ́ tó bá ti túmọ̀ pé èyàn mú orogún papọ̀ mọ́ Ọlọ́run Ọba bọ̀ kúfùrù òun ní gbogbo nǹkan tó bá ti ṣe pé èyàn fi ṣe kèfèrí sọ́lọ́run Ọba oye kúfùrù ní gbogbo nǹkan tó bá ṣe pé èyàn ti ṣe kíni èyàn fi ṣe kèfèrí sọ́lọ́run Ọba so túmọ̀ pé àwọn nǹkan kan wà tí èyàn fi ṣe kèfèrí sọ́lọ́run Ọba tí ó ní necessary necessity pé yẹn mú orogún papọ̀ mọ́ kíni papọ̀ mọ́ Ọlọ́run ọba so tí ó ní túmọ̀ pé yẹn mú orogún papọ̀ mọ́ Ọlọ́run ọba ń bí ìjọsìn kọ̀ọ̀kan lápẹẹrẹ ń sin bóyá bí jíṣẹ́ èyàn ní àdìsọ́kàn kan tó jẹ́ kúfùrù èyàn ládìsọ́kàn pé ah kílòkọ rẹ̀ kò sí tí ń jẹ́ ìgbéǹde so yàn pé ó ṣe kúfùrù pẹ̀lú ọjọ́ ìgbéǹde nìyàn so but kò mú kankan lórogún ọ̀rọ̀ ìrẹ́ni bẹ́ẹ̀ ó lè yòròpóhùn gbàgbọ́nú Ọlọ́run ọba ó lè òun náà lè máa sọ pé ah ìpẹ́ Ọlọ́run ọba nìkan ni ẹ máa sìn o ìpé ìdídẹ́ kan mọ́ fi sí ọlọ́run bá ní pé ẹni bá sí ọlọ́run bá yóò lè live life tó wà of moral gbogbo ráwọn kaba but kò sí tí ń jẹ́ gbéǹde o so irọ́ ni bẹ́yìn kúfùrù akbar ló kó sí so yàtọ̀ tó wà láàrin méjèèjì náà wọ́n ni yukhrijani min ad-din méjì ma ń gbéyàn kó nú ẹ̀sìn wa yanqudani al-islam méjèèjì ló sì ma ń ṣe kíni ló ma ń nalifa islam wọ́n ni wa shirkul asghar wọ́n ni ẹ̀sìrí àṣírkul asghar wal kufrul asghar àti kúfùrù asghar la yukhrijani min ad-din méjèèjì ò kí ń gbéyàn kó nú ẹ̀sìn lakinnahuma àmá méjèèjì yanqusani al-islam wọ́n ma jẹ́ kí islam dínkù wal iman àti kíni àti iman so wọ́n ma jẹ́ kí islam àti kíni àti iman kó ṣe kíni kó dínkù fahum ay al wọ́n yẹ̀ rí àwọn al-khawarij wọ́n ni la yufarriquna bayna hadha wa dhak wọ́n yìí sí yàtọ̀ láàrin ilé àti yẹn wa laysa kufrun asghar kò sí kúfúrò asgọ́ lọ́dọ̀ àwọn khawarij bẹ́ẹ̀ ni eléyìí òdodo sí ni bẹ́ẹ̀ ni eléyìí òdodo ni wọ́n ni wala shirkun asgọ́ bẹ́ẹ̀ sì ni kò sí shirku asgọ́ lọ́dọ̀ àwọn khawarij kò tún wá sí mawani àlọ́dọ̀ àwọn khawarij ṣe hàn pé ọ̀tọ̀ ni pé bóyá kúfúrò akbar ló kó sí mawani àti ẹ̀tún wá wà mawani àti ẹ̀tún wá sáwọn nǹkan kan wà tó tẹ́yẹ̀ lè mọ́ fi pé bóyá jahl bóyá ta'wil bóyá nǹkankan bóyá mi so ṣe mawani àti ẹ̀wà wà tí ó kọ dí tẹ́yìn òní fi pè ní kèfèrí kò tún síyẹn lọ́dọ̀ àwọn man waqa'a fil kufri waqa'a al kufru so báwọn kọwàrí ṣe rínà ó kó sí kúfùrù náà kó sí ọ̀nà so wọ́n ni wa innamal kufru wa shirku indahum shay'un wahid àti kúfùrù àti shirku lọ́dọ̀ wọn nǹkan kan ni so wa huwa al min ad-din òun náà ni kíyàn kó kíyàn jáde kó nínú ẹ̀sìn bákan náà lọ́dọ̀ àwọn kan nínú àwọn murji'a àti kúfúrú àti shirk so kò sí asgore fún nítorí pé nǹkan yọ̀kan ni la yatajazza nǹkan kan tí ń pín ni lọ́dọ̀ wọn wọ́n ni wa akhadhu bi dhawahiri nususi wọ́n ni wọ́n gbá àwọn ẹ̀rí mú lérèfé wa taraku nususa bẹ́ẹ̀ sì ni wọ́n gbé jùlẹ̀ àwọn ẹ̀rí tó ṣe pé al àwọn ẹ̀rí yòókù allati tufassilu hadhihi al-umur tó ń sàlàyé àwọn alamari وتقسمها إلى قسمين وسن بين سمجي وني لعدم فقههم وني أيسابوي وني àwọn khawarij mahma hafizu gbogbo tí wọ́n bá ha kò ságbóyé lọ́dọ̀ àwọn khawarij so kò sí àgbóyé lọ́dọ̀ àwọn khawarij kódà nabi sallallahu alaihi wasallam ó ń sọ fáwọn sahaba pé tahqiruna níbi táwọn maka ẹwà àwọn kọwàríjì tó ń pa kílòkọ rẹ̀ Umar so ẹwọ àwọn kọwàríjì tó ń pa Umar so ẹ́ ṣe Osman ni na Umar náà kọ́ ni ok ok so Ali ok ti Ali náà ẹwọ àwọn kọwàríjì tó ń pa Ali so ẹwọ àwọn tó ń ha Kùránì nífà so àwọn tó ń ha Kùránì dáadáa oyi so àwọn tó ń ha Kùránì dáadáa àwọn ni wọ́n sí kíni àwọn ni wọ́n pa Aliyu radiyallahu anhu so iye wọ́n ma ha nǹkan bẹ́ẹ̀ sì ni wọ́n ma kọ́lá ẹlòmí yóò ma kọ́kọ́ fẹ́ gbẹ̀mí náà ni o so ó lè kọ́kọ́ ka gbogbo Suratu Tawbah náà kó tó gbẹ̀mí lórí kámẹ́rà so ní pé a qatiluhum tí ó tún ma ká pẹ̀lú tẹ̀gbì tí ó ma ránjú wọ́n ṣe gbogbo ẹ̀ ibi tí gbogbo yóò padà jásílẹ̀ ní gbogbo ẹgbẹ̀mí musulmi náà so oye so wọ́n ni lè adami fiqhihim so kódà ẹ̀tún náà kọwàríjì wọ́n tún ma kígbe Ibn Taymiyyah so yóò tún ma kígbe yóò ma rí pẹ̀lú pẹ̀lú ah ọlọ́wọ́ bá tóbi gan ìwà tí yẹn ma àwọn kọwàríjì èèyàn hàn ní wọ́n wọ́n wà pé àti gbẹ̀mí èsì nǹkan tó rọrùn so àti gbẹ̀mí èsì nǹkan tó rọrùn kò sọ́pọ̀ wọ́n jí bí kanú wọ́n ṣe ń pariwo ibi tẹ́mí àrí so ibi ṣe ti gbẹ̀mí yẹn látara ìmọ̀ gbẹ̀mí àwọn mùsùlùmí yẹn so ó ti sọ di bí ẹ̀hàn so wọ́n nílé adami fiqhihim wọ́n ní nítorí pé wọn lágbọ́yò wọ́n ní wa adami ma'arifatihim bid-din àti wọn ò nímọ̀ nípa ẹ̀sìn wọ́n ni wà ádámi tamakunihim min al-ilmi àti pé wọn ò jiná númà wọn ò jiná númà fasaru yukaffiruna an-nas wọ́n pè àwọn èèyàn ní kéfèrí wọ́n ni wà yubaliguna fi takfir bẹ́ẹ̀sì ni wọ́n kọjá àlà níbi kàfàrà àwọn èèyàn so ala ghairi mahalliha wọ́n implement àwọn nususu níbi tó yàtọ̀ sí àyè rẹ̀ so táwọn khawarij bá sì kọ́kọ́ dé báyìí tó máa kọ́kọ́ bẹ́lẹ̀ báyìí so àwọn yóò gbàtànjẹ́ pẹ̀lú wọn látara pé wọ́n tàwọn yà jẹ́ pé inú orí ní jihadi àwọn yà wọ́n pa jihadi ti wọ́n ni anábi ti sọ wọ́n idha raditum eh, bi zar'i eh, idha raditum bi adnabil baqari ورضيتم بالزرع وتركتم الجهاد في سبيل الله so الله عليكم dhullan so ni pé ah tẹ́ bá ti ju jihad ilẹ̀ ọ̀rọ̀ ọbọ̀ fi yẹ pẹ̀lẹ̀ sí ní kò jihad yẹn lágbọ́dọ̀ padà sí oye so wọ́n ma sọ gbogbo lè pé ah wọ́n ma sọ gbogbo lè fáwọn èèyàn so táwọn tán bá kọ́kọ́ dé àwọn èèyàn náà gbà tẹ́jẹ́ pẹ̀lú wọn ìlú ti wà ẹwà tán kọ́ bẹ̀rẹ̀ nígbà tí wọ́n pé á sí ìjọba Nàìjíríà gan ní wọlé báyìí so tí yẹn bẹ̀rù gan pẹ̀wọ̀ bá ń kọwàrí sí ma nínú so ẹwà wọn tí wọ́n wà ní Syria gbogbo olú yẹn náà gbà tán kọ́ bẹ̀rẹ̀ tí wọ́n láwọn ìlú tánràn ìlú gbà sámú tó wà London control wọn so London control ISIS so táwọn yẹn ti wò pé eh àlùkìyàmọ̀ dé o so ìgbà tí ó padà yá báyìí wọ́n gba àwọn ìlú yẹn lọ́wọ́ wọn so tó wá di pé wọ́n sáàkì ìsìn so bó sì máa rí nìyẹn pẹ̀lú àwọn khawariju so wọ́n ni fahawulahi humul khawariju wọ́n ni àwọn ẹni ilé ìní khawariju àwọn igun alákọ̀ọ́kọ́ níbi àgbọ́yé àwọn nawaqidul islam so in tó fi burú nìyẹn tó fi léwu nìyẹn kí ẹ̀kan lọ mọ́ gbọ́n nǹkan àwọn èèyàn mọ̀ bí influence na wákìlì islam bí ó ṣe in tí ó ní nípa níbi yàtọ̀ sẹ́kọ́ yẹn gan ìgbésí ayé yẹn gan lásán ìgbésí ayé yẹn gan lásán nípa pé in tí yóò mọ̀ ẹlòmí mọ́tí ìṣẹ́ ni yóò kàfàrà rẹ̀ sí ètì ni tẹba wá bí pé ah kí ló dé ah, òun ti òun ka islam yàtọ̀ sí pé òun tún wá ká òun tún wá gbọ́ sárkù rẹ̀ hmm. pé ah, Eh, kí ló kọ rẹ̀ ẹni pé ẹ̀hẹ́ ń pọ́ Ahmed Musa Jibril eh, eh, ní pé Suleiman Alwan ní pé Abu Muhammad al-Maqdisi so ní pé ṣarhu Abu Muhammad al-Maqdisi ló ń gbọ́ so ṣarhu Sheikh Ayman al-Zawahiri so ó ní ṣarhu <laughs> tó ń gbọ́nù tẹ́ wọn gan so gbogbo àwọn kama yìí tó bá sì ti gbá wọn ẹ̀ẹ́dẹ́lùmí na ma ń fẹ́ ni bẹ́ẹ̀ òun rí kóhun tí ń rọ ẹlòmí sẹ́rí tí máa ń ṣe ni pé òun ẹlòmí máa ń wò pé kóhun dúró dédé òun ni pé kóhun lọ síbi àṣejù yóò rí àpá ah, òun ti ń rọ ìtẹ́lòmí fi máa ń láti àwọn apèpè sí apèpè sí gí síbi ìgbẹ̀mí mùsùlùmí so yóò ti àgbá ah, òun ti ń rọ òun ti ń rọ Sheikh Ahmed Musa Jibril wọ́n ti sọ̀rọ̀ pa àwọn tọwagid àbí Abdullah Jibril so ní pé Abdullah Jibril òun kàfàrà bàbá bí n bá zì kàfàrà bàbá fẹ́ mí òun kàfàrà gbogbo wọn lọ́ni so kọ́lá ó ti wá Nàìjíríà rí so ó ti wá Nàìjíríà rí tí ẹ so ní pé àà o máa so yóò fẹ́ gbọ́ gbogbo àwọn kìnnìún pé à òun rí pọ́n sí ń láti gan tó ń bá wá gbọ́ yóò òun wà motivated òun wà motivated so láì láìmọ̀ pé yaqudunahu ila an-nar wọ́n tí lọ sínú nẹ́n so wọ́n tí lọ sí bí àṣejù wọ́n ni humul khawarij àwọn ni ní khawarij walahum waratha àwọn khawarij wọ́n sì láwọn tó jogún wọn al'an nísìn báyìí ma'al asaf pẹ̀lú bànújẹ́ra fi sọ eré mimman yukaffiruna an-nas àwọn tó máa ń pa àwọn èèyàn ní kèfèrí wọ́n ni wa yuqaluna fi at wọ́n máa ń kọjá láàrin bí ìpẹ àwọn èèyàn ní ويستحلون الدماء ومن سيجاوين لأتو بحجة أن هؤلاء كفار pẹ̀lú ẹ̀rí pé àwọn ènìyàn kèfèrí ni wọ́n kódà àwọn kọwàríjì tí wọ́n burú débi pé kódà àwọn kọwàríjì ò kí ń wà ẹ̀rí gẹmọ́ àwọn kọwàríjì burú débi pé tọ́mà interview gan gan sí pé ẹn kíwà lè ní ìkẹ̀ wá sẹ́fẹ́ wọ́n kà pàánà ní ayé ó wá jẹ́ ẹnipa alkiyama ò ní ṣẹlẹ̀ títí tí èyàn kan fi pààyàn ẹni tí wọ́n pààyàn kò ní mẹ̀dí tán fi pa ẹni tó sì pààyàn wọn náà ní sẹ́kíní kò ní mẹ̀dí tó fi pa ènìyàn ó kàn sáà pààyàn ni so wọ́n bí kan náà pé ah, kí jẹ wá lọ wá ní ibi kókà máa gbẹ̀mí olóhun kan gbá náà ni olóhun kan gbẹ̀mí àwọn èèyàn ni pé kọ́lá ní tí wọ́n má dì sí wa àyí ọkàn yóò mọ̀ dúdú ní <laughs> so ó ní ó ní ó ní sẹ́wọ̀n pé ànábì ní tẹ́wàá ti ń ṣe àìdá pé ọkàn yóò mọ̀ dúdú ní ọ̀hún gan mọ̀ tí tóhun fi ṣe pé ṣùgbọ́n àwọn kan fẹ́ dáa tẹ́rí tí ẹ̀bá kàn wó báyẹ̀ kàn wọ́n pé yé ọlọ́run <laughs> àwọn èèyàn ń kọjá àlàjọ lórí lórílẹ̀ wọ́n ní wáyẹ̀ stahiluna dima wọ́n ní wọ́n ṣe àwọn ẹ̀jẹ̀ lẹ́tọ̀ bí hujjati anna haula ikuffar pẹ̀lú pé àwọn ènìyàn kèfèrí ni wọ́n so falahum warathatul ad wọ́n ní àwọn ni wọ́n jogún rẹ̀ ń sin min nínú àwọn ọ̀dọ́ ẹ̀rí pé àwọn ọ̀dọ́ ni wọ́n máa mobilize ní tẹ́ fi ráwọn ọmọ ìbó náà ni àwọn ìbó kébò lọmọ jọyìn ISIS àwọn jọyìn dáadáa o Al-Birtani al-Amiriki ń pọ̀ láàrin wọn dáadáa o so Al-Birtani al-Amiriki al-New Yorki tó ó pọ̀ láàrin wọn dáadáa láàrin àwọn ISIS aláwọn ìbó nífà sùkínì dí àìdákẹ́mà ìmí tẹ́ bá wá wádìí so bóyó lọ sẹ́wọ̀n ó jáde all of these people what are they doing so kátórí ó ti fòlọ́ ti lọ jọ àwọn ìyà rẹ̀ ISIS so wọ́n min jù hálìnà àtàwọn aláìmẹ́kẹ́ wọ́n min mọ̀ta alìmìnà àti àwọn tí wọ́n ń ṣe bí olùmọ̀ láàrin àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n pọ̀ gan nínú àwọn tó ń ṣe bí àwọn olùmọ̀ àbáwọn tí wọ́n ń sympathize fún wọn so gẹ́ bí Osman al-Khamis Osman al-Khamis so tó ń sọ pé a ah, Bin pé kílòkọ rẹ̀ kí wọ́n má dá sọ́rọ̀ bin Laden ọlọ́run bá ló mọ̀ kílòkọ rẹ̀ ọlọ́run ló mẹ́ni jínsì ọyí so àti orísìírísìí àwọn kẹfẹ́ ẹ́dàkùn ẹwọ ọ̀rọ̀ so àbí harabi tó ní bin Laden mujahidi lòun kákún mujahidi lójọ́ ọ̀nà ọlọ́run bá ní mujtahidi ni so ẹni tó ní gírọ̀ fẹ́sìn ọlọ́run bá ní so mujtahidi ni ẹni tó ní gírọ̀ fẹ́ sí ọlọ́wọ́ bá ní oyi so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan táwọn ènìyàn sọ so irú àwọn ẹni báyìí làwọn èèyàn mọ̀ wá ṣe rí gbogbo àwọn èèyàn ní jẹ́ rí pé wọ́n ń sọ gbogbo àwọn nǹkan báyìí wọ́n mọ̀ wá bá àwọn èèyàn po àwọn nǹkan tó ẹn tó wá sọ pé kinní kan ni so gbogbo àwọn èèyàn tí wọ́n ń kó bá àwọn èèyàn tó fi honestly gbogbo àwọn muhaddith yìí ẹ máa wà àwọn èèyàn tán rẹ̀ náà gbogbo bí tán rẹ̀ àwọn èèyàn lọ tún wọn mọ̀ náà nìyẹn wọ́n ni at-tarafu thani wọ́n ni igun ẹlẹ́ẹ̀kejì so wọ́n ni al-murji'ah àwọn murji'ah àwọn ilé ìlú fẹ́ pọ̀ jù láwùlá ní àwùjọ wa torí pé àwọn murji'ah aburú àwọn murji'ah ni pé àwọn ọmọ jẹ gbogbo ẹ̀ àwọn khawarij àwọn khawarij wà explosive àwọn explosive ni wípé kí gbogbo ẹ̀bẹ́lẹ̀ gbà kásì tú gbogbo ẹ̀ká bọ̀ àwọn Murji'a díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n máa jẹ ọnú ẹ̀sìn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n máa jẹ ọnú ẹ̀sìn títí tí wọ́n fi wó gbogbo ẹ̀tẹ́ wọ́n ní al-Murji'atu wallahi wọ́n sì pọ̀ gan ní láwùjọ wa gan kódà nínú àwọn tí wọ́n gbà ní aṣíwájú nínú ẹ̀sìn nínú súnnà wallahi ìrìjá lẹ́lùmí pẹ́pẹ́ sí ìrìjá samusamu ẹlùmí ní ìrìjá lẹ́rù gan ẹlùmí ní ìrìjá lẹ́rù gan pé á pé wọ́n bí wọ́n bí kẹ́nà àwọn àfá pé ma hukmu tàríkì sọ́lá wọ́n ni ìkẹ́nà àfá sọ pé fàhúwà káàfì ìkẹ́nà àfá pé hukmu hú an ta'khudha bi yadihi ila al-masjid hukmu hú an ila al-masjid ìdájọ́ rẹ̀ ní pé kó mú ọwọ́ rẹ̀ kó fà lọ mọ́sálásí ṣe ẹni tó ẹni tó ẹni tó pè ní àwọn àfáàtán pè ní káfíìr wallahi in tí ṣe àbú musa àbú ń sọ lára ní ẹ̀ ní pé kódà wọ́n gbógun ti àwọn àfáà níbi ìpé àwọn èèyàn ní pé ìṣe tekfiru tariku sọ́lá ní pé ìṣe tekfiru wọ́n gbógun tàwọn àfáà ń parẹ̀ so ìdájọ́ rẹ̀ ní pé kèfèrí ni in táwọn àfáà in tí jùmúrù wà lórí ènìyàn àwọn fámínà sọ wípé sí kèfèrí ok ìdájọ́ ní pé kèfèrí ọ̀tọ̀ ní sẹ́ni tó sọ pé kèfèrí ní sọ́sọ pé kẹmọ́ mọ́ rẹ̀ kẹmọ́ mọ́ rẹ̀ kẹmọ́ fà lọ sí mẹ́sàlásí ni so kò jọra wọn ìgbàwó làwọn àfà àwọn àfà tó ń sọ pé káfìrì ni ìgbàwó làwọn àfà yẹn ò kí ń láàánú pẹ̀lú ni pé ẹjẹ́ ó mọ̀ ẹ ṣàlàyé fún ẹ mú lọ sí mẹ́sàlásí ìgbàwó wọn ò kí ń sọ bẹ́ẹ̀ ìgbẹ́wọ́n ẹ̀ lọ bá ń lé ẹ tún fún ìgbàwó làwọn ń but kí ẹ sáà fẹ́ gbin èrìjá sáwọn yẹn ẹwọ́n mọ̀ bó ṣe mọ́ sọ oníṣẹ́ mọ̀ pé ìdájọ́ méjì náà nù àfáàkan ní káfírin àfáàkan ní okùn òhú an húdà bí yẹ́dì bí ilal masjid so intervention ni pé wọ́n fẹ́ pọ̀ jẹ́ àwọn àfáàtà pé kẹfẹ̀rí bí i pé àwọn gíní àwọn aláṣẹ jùlọ àwọn rẹ̀ àbí ẹmọ̀ àwọn náà ní so nígbà àwọn ò láàánú ní jẹ́ńṣà láti pè sáwọn èèyàn lẹ́mìí nìyẹn wọn àwọn afẹ́ẹ̀tọ́ ń pè ní kèfèrí yẹn pé àwọn ò ni so in tẹ́ yóò ṣe ní pé gíní ẹ̀sẹ̀ gíní ẹfà lọ sí mẹ́sàlásí ẹ̀dàkùn ẹ̀wọ̀n kẹ ta ni wọn ò ní fà lọ ìgbà wọn ò ní fà lọ sí mẹ́sàlásí náà ta ló ní kẹ́ mọ́ fà lọ sí mẹ́sàlásí bọ̀ sí ìdájọ́ rẹ̀ nìyẹn sí ìdájọ́ rẹ̀ nìyẹn so rẹ̀

لا يزول عنه إلا بيقين ẹni tí islamu rẹ bá rinlẹ̀ pẹ̀lú àmọ̀dájú kò ní kò lọ́rọ̀ rẹ pẹ̀lú àmọ̀dájú hakun wa sílẹ̀ ni kò sí èméjì mẹ́ ọ̀ṣẹ́ ẹ̀mọ̀ gbogbo àwọn ìdáwọn ń wọ́ lọ gbogbo àwọn ìdáwọn ń wọ́ lọ ní pé àwọn ti pé àwọn so sàbẹ́yìn tí wọ́n tí wọ́n sọ fún pé kílà níyàn rẹ̀ pé ah, ah èmi ò lè pè ní kèfèrí ní tèmi òótọ́ ni ó ṣẹbọkú ni àmọ́ kí mi pè ní kèfèrí ah ọlọ́run ló mọ̀ àlámọ̀rí ẹ̀ ọ̀yẹ́ so ẹ mọ̀ pé àwọn ìgbà tí ò bá yẹ kí yẹn ṣe tẹ̀fúìb tí yẹn bá ṣe tẹ̀fúìb yóò mọ̀ jẹ́ zammu yóò mọ̀ jẹ́ mazmum àwọn ìgbà tí fún wọn ẹjẹ́ kan bọ́ síwájú ẹ̀sùn bí so ẹ̀wọ̀n pé àwọn ọgbà tí ò bá yẹ kéèyàn ṣe tẹ̀fúìd tí ẹ̀ bá ń ṣe tẹ̀fúìd mazmum ni ó máa jẹ́ àlébù ni ó máa jẹ́ fún ẹniyẹn in tó fi ṣe pé ìgbà táwọn mọ̀fá wídọ̀ nígbà tán ṣe tẹ̀fúìd láwọn àyè tí ó yẹ kán ṣe tẹ̀fúìd zammu ló jẹ́ sí wọn kéèyàn máa níbi àwọn òròyìn ọlọ́ọ̀bá kéèyàn máa ní Allahu a'lam bẹ́ẹ̀ ni Allahu a'lam ṣùgbọ́n ọlọ́ọ̀bá náà ló ṣe kíni ọlọ́wọ́ bá ní Allahu bayyan ọlọ́wọ́ bá ní tún sálàyé oye so àwọn bí tí ó bá yẹ kí yàn ṣe tẹ̀fúìdì tí yàn bá ṣe tẹ̀fúìdì ń bẹ magmumun so the same place náà ibi tí ó yẹ kí yàn gbé ọ̀rọ̀ ọ̀rọ̀ kí yàn ṣe tẹ̀fúìdì pé ọlọ́wọ́ bá ló mọ̀ jùlọ kí yàn wá ṣe ni gẹ́gẹ́ bó ṣe jẹ́ so gẹ́gẹ́ bí wọ́rọ̀ àwọn tí wọ́n ṣe tẹ̀fúìdì níbi sifati gẹ́gẹ́ bí wọ́rọ̀un wọn àti kọ́ṣíyà tán rò páwọn ní àti ìjìláàlì tán rò páwọn ní fọ́nà ọba gẹ́gẹ́ bí ò sí sèvù wọn níbi pé káwọn èèyàn mọ̀ pé ní mubtadi'a gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ò ní sèvù àwọn tó ṣe pé àwọn tí ìdájọ́ wọn hàn clear nú ẹ̀sìn ọlọ́ọ̀ba kan wá mọ́ ṣe tẹ̀ fún ah ìyàn mẹ́ta làwọn èèyàn pín sí nípa ọ̀rọ̀ rẹ̀ so ìran mẹ́ta ajáná sí òtún fẹ́ni sí anáàsù ìran kọ́ sí mọ́nà ètùn lótún fi sí nígbé ìran mẹ́ta àwọn èèyàn pín sí ń parọ́ rẹ̀ ìran alákọ́kọ́ àwọn tí wọ́n sọ pé ó wà nù náà ah, ah, àwọn òun ló sọ pé ó wà nù náà kásà ìyàwòrán àwọn èèyàn bí aláṣejù gbogbo bí wọ́n sí bá ń sàlàyé rẹ̀ ẹlòmí aláìdákan mọ́ wọn ni hmm láti ẹ̀tún wọ́n ṣe tafsir wọ́n yẹ̀nà náà pín mẹ́lẹ̀ tàbí àwọn èèyàn pín sí pa ẹ̀wọ̀n kan so ìjà náà sí ń tàn kásá àwọn èèyàn lára so káwọn èèyàn sáà fi mọ́ kán wà accommodating àwọn ẹlẹ́bọ wọ́n ni al-murji'atu alladhina yaquluna al-imanu bil-qalb àwọn murji'a tán sọ pé ìmánu ọkàn ló wà walam yadkhulu fihi al-amal walam wọ́n ní iṣẹ́ ò wọnú ìmánu wa ba'duhum yaqul àwọn mí sọ pé la yadkhulu fihi al-qawl wọ́n ní ọ̀rọ̀ wọ́bẹ̀ innama huwa al-imanu bil-qalb wọ́n ní imani pẹ̀lú ọkàn lásán wa amma al-amal fala iṣẹ́ ò wọ́bẹ̀ falaw ma amil kò bá ṣiṣẹ́ tó bá wù fa ní pé kò ní kópa lára bá ìmánu ẹ̀ṣẹ̀ kankan tí ìmánu bá ti wà ẹ̀ṣẹ̀ kankan ò ní kópa lára bára wọ́n ní wala yanfa'u ma'al kufri ta'a bẹ́ẹ̀ sí ni pẹ̀lú ìjẹ́kẹfẹ̀rí o ìṣiṣẹ́ dáadáa kan ò lè sìn ránfàní bẹ́ẹ̀ ni ìṣiṣẹ́ dáadáa ò ránfàní tí a bá jẹ́kẹfẹ̀rí bẹ́ẹ̀ ni ìṣiṣẹ́ dáadáa ò ránfàní but la yaduru ma'a al-imani ma'siyah eléyìí ò true but eléyìí true ń pa pé iṣẹ́ dáadáa ò lè ṣe kíni kò lè ṣe kèfèrí láǹfààní ọ̀ so iṣẹ́ dáadáa kò lè ṣe láǹfààní gbogbo ṣẹ́ rẹ̀ ọlọ́wọ́ bó ba gbogbo ṣẹ́ rẹ̀ jẹ́ lójọ so wa qadimna ila ma so ọlọ́wọ́ bó ba so kò sí tí kèfèrí lè ṣe so kó wọ́n ni hadha mabda'uhum wọ́n ni eléyìí ni ìpìlẹ̀ wọn wa akhadhu bi nususil wa'd àwọn ènìyí wọ́n gbá àwọn ẹ̀rí tí ń ṣe àdéhùn dáadáa fún yàn wọ́n gbá mú allati fiha wa'dullahi bil maghfirah àwọn tí ń ṣàdéhùn wọn bó ṣe pín bẹnú rẹ̀ ìkìlọ̀ minal kufri kún bí kufru wa shirk àti ẹbọ wa dhunubi wal ma'asi àtàwọn ẹ̀ṣẹ̀ fahum akhadhu bi nususil wa'di wọ́n gbáwọn ẹ̀rí àdéhùn dáadáa mú wa atamadu ala raja wọ́n gbẹ́kẹ̀lé ìmánaka faqat wọ́n ni wa taraku nusus al-wa'd wọ́n sì gbé àwọn ìlérí àwọn ẹ̀rí àdéhùn dáadáa wa rahma àti ìkẹ́ wa raja àti ìmáraka fa akhadhu bi janibi al-khawfi àwọn khawarij wọ́n mú apá ìbẹ̀rù washtadda òun páyà ni ìpáyà ló jẹ́ kún ń kàfàrà wọn yẹn wọ́n ni wà ghallabu janiba takfir wọ́n ni wọ́n wá jẹ́ kí agbani ma pa àwọn yẹn kèfèrí kó borí ala nas wọ́n ni wastahallu dima'ahum wọ́n sì ṣe ẹ̀jẹ̀ wọn lẹ́tọ̀ wa amwalahum àti dúkìá wọn bi hadha al-madhhab al-fasid pẹ̀lú ojú ọ̀nà burúkú yìí wọ́n fi wọ́n tún fi àwọn mùsùlùmí wọ́n so wọ́n papọ̀ mọ́ kèfèrí wọ́n wá ń jẹ́ káwọn mùsùlùmí náà kẹ́mì wọ́n máa balẹ̀ lórí ẹ̀ṣẹ̀ àti lórí kúfùrù so ìdẹ́fìrí nìyẹn kódà ìgbà kan wà mú mẹ́nìkan pé kèfèrí ni so kèfèrí christian lè christian kèfèrí pìlẹ̀ ni o so in bẹ́ náà àwọn tó máa ń pè láfà súnmọ̀ ìtí ń gbọ́ ládá gan wallahi kódà mo rántí pé lẹ́kṣọ́ ẹni yìí tó sọ fún mi rí pò ń gbọ́ lẹ́kṣọ́ ó sáà tún sọ̀rọ̀ politics àwọn politician ẹni tún sọ̀rọ̀ àwọn olórí ń bẹ̀ náà ni pé ah ní tí olórí kan ṣe ẹ̀tọ́ ẹ̀kẹ́ ma sunkú sí ni kì ní gan ó sàwá ẹni yìí ó sọ mẹ́ ẹni ìtàn kàkún pé professor kì ní gan ni o so ó sọ mẹ́ ó wá tọ́ wọ́n ní ah òun gbádùn ọdí òun púpọ̀ púpọ̀ gan kẹfẹ́ gbogbo òdí táwọn àwọn tán jẹ́ kùfà tàfí ma ní mẹ́ìlù lọ́sọ́dọ̀ àwọn ènìyàn yìí tàfí ma ní mẹ́ìlù lọ́sọ́dọ̀ wọn náà nìyẹn pé nígbàtí wọ́n ń fi àwọn ẹ̀rẹ́ mi balẹ̀ wọ́n sì discuss affairs àwọn affairs tó jọ mọ́ ọ̀rọ̀ irú àwọn kan báwọn ifẹ́ sọ so ẹ jẹ́ ká sọ àwọn economical affairs banking oye ìyàzọ banking crisis crisis àwọn crisis gbogbo àwọn gbogbo àwọn nǹkan báhùn so àwọn àwọn tọ́pìkì siyasa so àwọn tọ́pìkì siyasa pé political topics pé kí pé the world Islam in the world ẹ̀rì gbogbo àwọn tọ́pìkì tẹ́ ma múnà bí àwọn tọ́pìkì pé wọ́n fẹ́ ṣe conference ìkwánínà ní the role of youth the role of youth àwọn topic tí ò ní bá àwọn èèyàn nú jẹ́ ndé àìmọ́ ẹmọ́pẹ̀ẹ̀nì kankan kéfèrí so ẹmọ́pẹ̀ẹ̀nì kankan kéfèrí ìtànkan wà tẹ́nì kankan sọ ń gbà kan ní àwọn ní lára àwọn ìtànkan máa ń rínú àwọn tíra tó ti pán òní o tíra tí ó <laughs> ní ìsinẹ́jù so gbogbo àwọn tíra tó ti pán tí wọ́n so ó wá wọ́n sọ pé à gbogbo náà ọjọ́ kan Ànábì Mùsá ànábì Musa náà ló dáná lọ́wọ́ àwọn afọ́hùn Sufi ah wọ́n parọ́ mọ́ ànábì Musa gan wallahi so onígbà nígbà ànábì Musa ní pé ah, lójọ kan ẹnìkan wá ń pé òṣà rẹ̀ ẹnìkan wá ń yásọ̀ nẹ́mù yásọ̀ nẹ́mù ní ń pè bókàn sí jámẹ́ yásọ̀ mọ́dún nù ah, onígbà ọ̀nà wá gbàdúrà rẹ̀ ṣe wọ́n ní pè ní ìrẹ Musa oh, oh, o bóyá sọ̀rọ̀dù tó pàá gbogbo àwọn kásà kásà káàbí kúfúrú káàbà òyìn lẹ́mí balẹ̀ lórí kúfúrú so yára pé àwọn tó wá gbọ́gbọ́n náà pé eh àdáwọn lè gbà lọ́dọ̀ ẹlẹ́bọ́ pé ní tó ọ̀nà àdọ́ àwọn olùgbà lọ́dọ̀ lé bọ́ ní táwọn náà ma so báwọn yẹn sí ń tẹ ìdíjá àkárá òkújọ ni ẹ ṣe rí nípìlẹ̀ náà ẹ̀sìn súfí ìrìjá nì ní pé ẹ̀sìn táwọn súfí ń ṣe ìrìjá ló kún bẹ̀ ká ma bíríjì bíújì láàrin àwọn àti àwọn kèfèrí ká ma fi àwọn kèfèrí lẹ́mí balẹ̀ so ní ma ti náà but ihun tó wà ń bá nínú jẹ́ ní pé àwọn tẹ́wà náà àwọn pèèyàn sí súnnà ipé ìrìjá yìí náà àwọn náà ṣe gbà wallahi tí mi ní wọ́n bá fẹ́ ṣe sharhu na wákìtò islami kódà àbú tí yẹn bá lè jòkó ti sharhu na wákìtò islami ẹlòmí tó bá ní sharhu na wákìtò islami wallahi ẹba ìrìjá bẹ́ẹ̀ bá mú tó bá ṣe sharhu na wákìtò islami ẹba ìrìjá bẹ́ẹ̀ bá mú àwọn tíra àwọn òní mápọ̀lẹ̀ àwọn tíra kéèkéé nù àwọn èsì sharhu gbogbo àwọn tíra báyìí àwọn tíra usul so àwọn tíra usul al so àwọn tíra maqasidu shari'a so gbogbo àwọn tíra báwọn so ní pé tafsiru razi káàkà tafsiru razi gbogbo àwọn kan tó àwọn muhaddathun ìmọ̀ ń bẹ lọ́dọ̀ wọn gan kúrò àwọn wo àní tó nímọ̀ jù láàrin àwọn méjèèjì òun ò mọ̀ ah, ẹlẹ́kùn bó ní lẹ́kṣọ̀ tí èyàn ń ṣe fáwọn èèyàn bó lè ṣe pé yìí tí ó mọ̀ kún bẹ̀ mọ́ wà pé òun wo iye sẹ́ni tó nímọ̀ nú lágbájá àti lágbájá òun mẹ́ tó nímọ̀ jù náà méjèèjì torí à ah, ó ní bọ̀tù torí pé sheikh lágbájá mọ̀ sún àìlà wọn but ustaz ní àwọn òṣù lílà wọn so wọ́n á wo pé kí ní orin kódà òun akọ́kọ́ dákẹ́ fún 30 minutes gbogbo <laughs> àwọn gan òun òpára lè ìjẹ̀kan sọ pé ta ló nímọ̀ jùnú àwọn méjì ẹ̀wọ̀n kan ìkan sí kàkún ilé ìmọ̀ nìyẹn àjẹ́bàtà máa ń sí máa high snack but àwọn ìsinájì tí máa ń wọ́n <laughs> oh so ọgbẹ́ àìsinájì pé àwọn ìsinájì kílòkọ rẹ̀ ìsinẹ́dì oh, ká oh, so ilé ìmọ́ tọ̀hún ah, ní ìdàbọ̀tá tẹ̀kfìrí ma ń ha ọ̀yí so ń gbé ah, àkí àfàtún ma ń ha ìsinẹ́dì tí bá wà ní alkọba ìwọ̀n ma dà sinẹ́dì lẹ́rin so kó láwọn ma ń ṣàlàyé ìsinẹ́dì kan ọlọ́run wọ́n ti rí ìsinẹ́dì kan ha so tí mìíràn se bá so ẹnu lé tí mo rí pé ókè ó sọ fíì tó tọ́ ẹ̀wọ̀n kan ìgbà ibolo tí ẹ̀ tí wá se bá so ẹ̀rùn gẹ́ẹ̀ẹ́ gbogbo ehm, eh, kílòkọ́ ẹ̀rùn ehm, ṣáhù bèkú nìní gbogbo ṣáhù bèkú ní so ṣáhù bèkú ní mo fi wọ́n pé ó tọ́ àbẹ́lùmí tó bá ti ẹ̀tún tó má ti rọ́ ìmá tàwọn èèyàn jẹ́ gbà kó jẹ́ mọ̀ hadith òun wo taqrib ni so nípa òun wo tahdhib ní ò tàdíbò tí kílòkọ́ rẹ̀ ehm, no Ibn Hajar so ní pé tahdhib tahdhib Ibn Hajar ló ń wò so gbogbo àwọn kẹbẹ̀ tán sàmà fi tàwọn èèyàn jẹ wọ́n sì ń tan ìrìjáàkà ẹwọ ni tán pè ní mọ̀hádìsì mọ̀hádìsì ìrìjáàtà ni yí ń tàn ká ẹni ìntẹni yí ń tàn kánú ìrìjá wallahi kẹsẹ kékeré ẹni yìí ti wọ́kì fatawa rí pé ẹlẹ́mọ̀ oúnjẹ mọ́lúdì wallahi oúnjẹ òkú oúnjẹ òkú ti wọ́kì fata ṣe ìrí gbọ́n tí ma wọ́kì fata falsafa ni ma fi wọ́kì fatawa falsafa ni ma fi wọ́kì fatawa wọ́n wọ́kẹ̀ wọ́kẹ̀ wọ́kẹ̀ wọ́kẹ̀ inú wọ́n ma kí àwọn èèyàn fi ń pè wọ́n láfà radis falsafa na fi ń lo na fi ń kọ́ àwọn èèyàn falsafa na fi ń kọ́ àwọn èèyàn pé a ah, pé ilé ilé ilé ẹ̀wọ̀n kẹ́ kọ́lá ń gbà mí gan tẹ́ àdífì tó simple jù wọ́n fẹ́ kàwà yìí kàwọn mọ̀ká bọ̀ falsafa dánlẹ́nu wọn rẹ̀ àfi tán bá wọ́n tí wọ́n ti practice ìtàdámù lé tán bá ti há sí náà jẹ́ ṣẹ́wọ̀n kan so àwọn orí yà pọ̀ láwùjọ wa gan àwọn orí yà pọ̀ gan láwùjọ wa gan so àwọn tó yẹ kí yẹn jókòó tí kí yẹn sára yẹ ọ̀rọ̀ wọn yán so kọ́nà bá kó ṣe àánú wa kọ́nà bá kó láwà níbi aburú ẹ rí pé igun méjèèjì làwọn àfáà súnà sálàyé igun fa àwọn yẹ̀rẹ́mì balẹ̀ lórí kúfúrù kí wọ́n kan tún sopọ̀ mọ́ àwọn kòfà so gbogbo tó súnmọ́ ní àwọn north náà tàbí ṣe gbogbo àwọn religious conversion náà nìyẹn ibi tí gbogbo ẹ ti bẹ̀rẹ̀ náà ni ìmá jẹ́ kí kúfùrù kó sẹ́pẹ́rẹ́ lẹ́mí àwọn èèyàn before kẹ́ tó báyìí religious conversion unity interreligious dialogue, interreligious dialogue. so interreligious dialogue so in ni ní si sí kálàfíà tó wà in tẹ́ yìí ní bùkátà sí in tẹ́ Nabi sallallahu alaihi wasallam ó ṣe ya ayyuhal kafirun la a'budu ma ta'budun ẹwùn kẹ́ ikẹ́ ẹ máa wùlẹ̀ já negotiate in jọ́sìn fún kàtẹ́ jọ́sìn fún ẹn àwọn náà jọ́sìn fun, àwọn náà sọ ẹn ṣe tí wọ́n ara wọn dòktór tán bá débẹ̀ kan sọ pé àwọn gba kìnnìyàn àwọn gba Jésù lórúwa ni so ara aburú tẹ́ ń dálẹ̀ pẹ̀lú gbogbo àwọn kìíyàn ẹ̀sìn àwọn èèyàn ń wíkì sí látara rẹ̀ àwọn èèyàn òdí ẹ̀sìn ọ̀rọ̀ ọba múmá yóò sì padà máa hàn láwọn jẹ́ àwọn ọmọ tí wọ́n mọ̀ bí torí kò sí gbogbo ẹni tí ò bá gbá ẹ̀sìn ọmọ náà bá mú lọ́kùnkúndùn àyàfitọ́nà bá sàánà ọmọ rẹ̀ lókù kò ní gbárùkù ti jẹ́kọ́mọ̀ ẹ̀yẹn náà kó wà lórí ẹ̀sìn òdodo so kọ́lọ̀ ọba kó ṣàánú wa kó láwa níbi aburú àwọn ẹni hádà wallahu alam صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين نعم سبيري أنت با سبيري يجيك الدول so eh, we need to test one before last week no eh, ẹ̀ṣẹ̀lẹ̀ ń bẹ̀ fún ẹgbẹ́ kò sí pé àwọn kúrò kan tó bí àyíká lọ sórí ìsàlẹ̀ ẹ̀rọ nǹkan ọ̀gọ́ ń gbé nǹkan lọ sórí ìsàlẹ̀ ẹ̀rọ intention rẹ̀ so bí ọ̀rẹ́ pé ó lọ kí ni ó lọ sórí ìsàlẹ̀ ó lọ sórí ìsàlẹ̀ ìjọba nǹkan wọn gan ẹ eh, bí àtẹ̀sí lọ bẹ̀ pé kò sí tẹ̀sí nǹkan mi. ok tún kí lè bèrè kò yé dára. méjì mo sọ nípa ọ̀rọ̀ sàárè alákọ̀ọ́kọ́ mo sọ àwọn tó ṣe pé wọ́n lọ ń bọ sàárè gangan so mo sọ àwọn tó lọ ń bọ sàárè gangan gangan tí àwọn tó mọ́ ń bọ tán lọ ń bọ sàárè gangan gangan àwọn sọ pé kò nídìí tẹ̀fsìrì kankan kò fàrò làwọn yẹn so but àwọn ẹlẹ́kejì àwọn tó ṣe pé wọ́n lọ ń ṣe ìjọsìn wọ́n lọ ń ṣàdúrà bí sàárè wọ́n lọ ń ṣe jọ́sìn bí sàárè oyi kéé pí wọ́n bọ sàárè yẹn gẹ́gẹ́ sẹ́rí yẹn náà kúfùrù asgọ́rù rẹ̀ oyi òun gan wálé òun náà ṣírkù asgọ́rù rẹ̀ òun náà wálé di kíni ó lè di akibar oyi so ṣe wá rí àwọn aláwọ̀kọ́ yẹn nípa àwọn tó máa sọ pé àwọn ìlòmí tó máa sọ pé pé tán bá ní láti sọ́kàn ní eh, pé ẹni tó wà nù sàárè làwọn jọ́sìn fún gangan ni bọ̀tán bá kàn ní láti sọ́kàn pé ẹniyẹn àwọn kan jọ́sìn fún yóò bá wọn wíwá sí wàsítọ̀ ní pé ìgbà ẹ ló tó di kíní eléyìí kò wọlé ara ti ara so yí tí mo sọ nìyẹn so but àwọn ìmọ̀ lọ sí ìsáyé lọ sàdọ́ àyẹ náà bídá ni so kúfùrù asgọ́rù ni kódà àwọn gan náà wà lè jẹ́ kúfùrù akbar so wallahu alam so wọ́n ti fà zákun lọ́kùn so bó ti jẹ́ nìyẹn ẹjíká dún bíbá so hàn kan أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم